إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مذل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيباً يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشبر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها المسلمون عباد الله إن في خطبتنا اليوم سنتطرق إن شاء الله إلى مسألة مهمة وهي الفوائد من قصة لقمان مع ابنه التي ذكرها الله تعالى في محكم تنزيله في سورة لقمان فإن في هذه السورة من الفوائد الكثيرة التي قد ذكرها أهل العلم والفسرين ومن العلماء ومن أكبر أشياء التي احتواها هذه السورة قصة لقمان عليه السلام ولقد ذكر الله عز وجل هذه السورة لنقرأها أو هذه القصة لنقرأها ونتدبرها ونعمل بها ونستخرج منها الفوائد لنتمثل بها أيها المسلمون عباد الله أول شيء ذكره الله تعالى أول شيء ذكره الله تعالى في هذه القصة أخبر الله أنه أعطى لقمان الحكمة وقد قال الله عز وجل ولقد آتينا لقمان الحكمة أن يشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد قال الشيخ محمد بن صالح العثيمين رحمه الله الحكمة أي في تفسير هذه الآية الحكمة في الأصل موافقة الصواب وبمعنى هذا قولهم وضع الأشياء في مواضعها فصاحب الرأي الرشيد والتصبر السديد هذا يعتبر حكيما وقال إمام, إمام ناصر عبد الرحمن بن ناصر السعدي رحمه الله تعالى يخبر الله تعالى عن امتنانه على عبده الفاضل لقمان بالحكمة وهي العلم بالحق على وجهه وحكمته فهي العلم بالأحكام ومعرفة ما فيها من الأسرار والإحكام فقد يكون الإنسان عالما ولا يكون حكيما ففي هذه الآية التي قرأناها أيها المسلمون عباد الله فيها الحث على تعلم العلم لل للوالدين كي يعلموا أبناءهم من هذا العلم ما ينفعهم في الدارين أما الأبوان الجاهلان فسي... فسيعلمان أولادهما من الجهل الشيء الكثير فنعوذ بالله من الجهل وثاني من الفوائد وثانية من الفوائد التي نأخذها من هذه القصة أن الله أخبر أن أول شيء أمر لقمان به ابنه اجتناب الشرك بالله عز وجل فهذا اجتناب الشرك أيها المسلمون عباد الله يستلزم إفراد الله عز وجل بالعبادة وقد قال الله تعالى وإذ قال لقمان لابنه وهو يعده يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم فلما أمر لقمان ابنه بحق الله عز وجل فكيف عرفنا أن عبادة الله وحده بدون الشرك به وحق الله على العباد فهو ما جاء في الحديث الصحيح عن معاذ بن جبل رضي الله عنه لما قال كنت رديف النبي صلى الله عليه وسلم على حماري فقال يا معاذ أتدري ما حق الله على العباد؟ وما حق العباد على الله قال الله ورسوله أعلم قال حق الله على العباد أن يعبدوه ولا يشرك به شيئا الحديث فلما ذكر الله عز وجل أو فلما ذكر لقمان عليه السلام حق الله عز وجل ثنى بحق الوالدين فهذا حق لازم على المسلمين تجاه والديهم فيجب على الإنسان أن يكون ببرا ولا يجوز عقوق الوالدين فلذلك قال الله عز وجل ووصينا الإنسان بوالديه حملته أمه وهدا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المسير فلما ذكر الله حق الوالدين أتباه بقاعدة مهمة وهي قاعدة عظيمة من قواعد الإسلام فقد جاء حديث صريح صحيح بهذه القاعدة فهو أنه لا يجوز طاعة المخلوق أو نقول كما جاء في الحديث لا طاعة للمخلوق في معصية الخالق فقال الله عز وجل فإن جاهداك على أن تشرك بما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون فلما أخبر لقمان عليه السلام ابنه بهذا الأمر العظيم أتباه بفائدة مهمة يجب علينا أن نعلم أولادنا وأن نعلم الأبناء بناتا كانوا, كانوا أو ذكورا فأخبره لقمان عليه السلام بعلم الله المحيط بكل شيء لا شيء والله يخفى عن الله عز وجل لذلك قال الله تعالى يا بني إنها إن تكم إذ قال هبة من خردل فتكم في صخرام أو في السماوات أو في الأرض يأتي بها الله لا شيء يدفع عن الله أيها المسلمون عباد الله فبعد ذلك أمر لقمان ابنه بالصلاة بإقام الصلاة والأمر بالمعروف والنهي عن المنكر والصبر على ذلك لأنه لازم على من يأمر بالمعروف وينهى عن المنكر أن يمسه ما مس الأنبياء والأنبياء والرسل لأنه يتبع سبيل المرسلين والمرسلون أوذوا كثيرا بسبب هذه الرسالة فكيف تزعم أيها الداعي أنك ستأمر بالمعروف وتنهى عن المنكر وستسلم من لسان الناس ومن أفعالهم الماكرة وما إلى ذلك أيها المسلمون عباد الله خذوا عبرة من الكسس في القرآن واعلموا أن القرآن أتى بهذه الكسس والله لا لأجل الكسس ولكن لنأخذ منها العبرة لنعتبر بها ونتعد بها نسأل الله سبحانه وتعالى أن ينفعنا بهذه النصائح فبعد ذلك أخبر لقمان ابنه وهو يعيذه أنه لا يجوز للإنسان أن يكون متكبرا يمشي بالاستكبار على الأرض يمشي مباء ومباهاء وبالاستكبار لا يجوز للإنسان أن يفعل هذا ذلك قال ولا تسعر خدك للناس ولا تمشي في الأرض مرها إن الله لا يحب كل مختال فخور فقال بعد ذلك واكسد في, ما واكسد في مشيك واغدد من صوتك إن أنكر الأصوات لصوت الحمير فنسأل الله سبحانه وتعالى أن ينفعنا بهذه القصص نسأل الله سبحانه وتعالى أن يجعل القرآن نور قلوبنا وأن يجعلنا ممن يتبعون القرآن حق اتباعه فأقول ما تسمعون وأستغفر الله لي ولكم واستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وكفى والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان واستنى بسنته إلى يوم يبعثون أدوكم في الله سبحانه وتعالى أواتوا عليكم كياتي جفوا النبي محمد صلى الله عليه وآله وسلم أتوا صحابي النبي أتوا رالي النبي أتبقى وتبات لجوان النبي محمد صلى الله عليه وسلم تتتفي ديو جوائس إلي تابي شروا لنفاني أيوم يوالين رسم ọ̀nà ni ìtàn tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tó sọ nínú Qur'an nípa Luqman alayhi salam lè tàwà fámin ṣàlàyé pé rajulun hakim ọ̀jọ̀gbọ́n kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n Ọlọ́run Ọba fún wa ní ìró nípa Luqman nínú Qur'an kalibà ọkọ̀ àwọn ẹ̀kọ́ tó pọ̀ níbi bẹ̀ àwọn ẹ̀kọ́ olówó iyebíye àwọn ẹ̀kọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ nínú rẹ̀ wàláhì yóò máa dá

o ní kíyàn gbé nǹkan sáyé ibi tó yẹ kó wá kíyàn mọ́ ìgbàolóyẹ kí n lé ìgbàolóyẹ kí n rọ̀ ìgbàolóyẹ kí n ké ìgbàolóyẹ sọ̀rọ̀ ní ohun ilẹ̀ ilé gangan ń pè ní ọgbọ́n tẹ́yẹnyẹn ilé imam abdurrahman bin nasir sáàdì nínú àwọn usul al-fiqh lásìkò ta wáyé kọlọ̀kú bá fọ̀kún kẹwọn wọ́n sàlàyé fún wáyé pé ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala wọ́n sọ fún wa níbi pẹ̀lú pé ọlọ́ọ̀bá ó jogún mọ̀ fún ó sì jogún ọgbọ́n àti orí pípé fún Lukman alayhi salam eléyìí ma jẹ́ wà sí fáwọ̀ òbí wípé àṣẹ òbí ni àṣẹ amandarí ilé amandarí gbogbo tàbá mandarí wàláì pẹ̀lú mani kèkí ń ṣe pẹ̀lú òdó kèkí ń ṣe pẹ̀lú yọrọ ló fi jẹ́ pé rí pé ọ̀pọ̀lọpọ̀ nínú bá ṣe ń rí ọmọ lé ní àkànrẹ́ wọn lórí òdó lásán ni lẹ́fì rí pé at the end of the day a ní nàtíjà gidi a ní fúrùtù gidi tó dá táàyọ lára àwọn ọmọ wa kí ni di bá ṣe ń rí ọmọ wà láti kí n ṣe lórí ma ọlọ́wọ́n fún ní olùpa ilé inú Qur'an ọlọ́wọ́n fún wọn sọ fún nípa Lukman ipa àfámi sọ pé ànẹ́bí ọlọ́wọ́ bá ní ọlọ́wọ́n sọ fún nípa Lukman pé ipé ma dúpẹ́ lọ́wọ́ ọlọ́wọ́ bá ìtumẹ̀ ní kégun tọ́lọ̀ bá ṣe fún ìyàláyé ẹ gbọ́dọ̀ ma dúpẹ́ ni kí wá nìkan tí Lukman wá ń bọ́ mọ̀ rẹ̀ sọ àkọ́kọ́ nínú nǹkan tí Lukman alayhi salam tó kọ́kọ́ ń kí ọmọ rẹ̀ nílọ̀ kó onye náà ni máa ń ṣe bọ́ pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala ya bunayya la tushrik billah mo pè wọ́n máa mi má ṣe bọ́ pẹ̀lú ọba rárá o má ṣe bọ́ pẹ̀lú ọba rárá wallahi eléyìí wà sí ilé ìjọba ọmọ wa ta fi ń kọ́ ta fi ń kọ́ wọn ní pé kó lówó ni o èyàn tí ò bá lówó ó sí ayé wá ni o generation ti wà yìí ìntàwà gbọ́dàgbànú bó bá ti gbọ́n létán bó bá tún délé ẹ̀kọ́ ìntàwà olùkọ́ tún kọ wà lé ẹ̀kọ́ náà tún rùn oníkó lówó má ṣẹrú ayé o má ṣẹrú ẹgbẹ́ o ìgbàwo àtìgbà kan gbọ́rí kan máa jẹ́ oyé wa pé ẹ ṣọ́ra fẹ́ bọ ẹ má sí ẹbọ pẹ̀lú Ọlọ́run subhanahu ìmá tẹ̀lómí jẹ́yìn Allah ẹbọ ní ìmá jọ́sẹ̀ fún ìyá kàmàkì Ahmad Tijani àbíbẹ̀ẹ̀bẹ̀ lọ bẹ̀ Ahmad al-Badawi àbíbẹ̀ẹ̀bẹ̀ lọ wọn ò sàlàyé fún wa láti kéèké pípẹ́ bọ ní wọn ò jọ yíwa kéèkpẹ̀ ìmá lọ síbi sàárè kàmà rọ kíkà sàárè kàmà fọwọ́pa sàárè kàmà wá ìsọlọ́dọ̀ àwọn ará ló sàárè wọn ò jọ yíwa láti lẹ̀pẹ́ bọ ní ìyẹn tẹ́sàn jọ yíwa náà ni pé lówó lówó lówó lówó ọ̀pọ̀lọpọ̀ ti wá lówó wọ́n ti wá wọnú sàárè báyìí kó wá kùn kan tí wọ́n lọ bọ́ọ̀lọ́ pàpàdé àkọ́kọ́ tí Lukman gẹ́gẹ́ bí ọlọ́gbọ́n ọ̀jọ̀gbọ́n tó jẹ́ tó ń sọ fọ́mọ rẹ̀ onílímọ̀ tó bá gbọ́n yóò mọ̀ pé kí n mo fi lè gbádùn ọmọ yìí in tí fi gbádùn rẹ̀ ní pé kí n jẹ́ ọmọ tó wá ṣe láyé ọmọ tó bá ti níbẹ̀rù Ọlọ́run subhanahu wa ta'ala ẹ̀tọ́ òbí tó gbá tàwídìí tó gbọ́ súnnà nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam yé tó mọ̀ tọ́lọ̀ ní wá sí láyé yóò mọ̀ kí á ah, òbí o wọ́n wà ní ipò tó lágbára èèsì gbọ́dọ̀ fi ẹ̀tọ́ wọn ráre látara bẹ́ẹ̀ ọmọ yí ń kọ́ tẹba tún ọjọ́ kú bẹ́ẹ̀ ẹ padà tún ọjọ́ wà nínú àlìjẹ́nnà àbí kò rí ọmọ nírèkúrè àbí kò tí ẹ̀fẹ́ ká fún àwùjọ lọ́mọ rẹ̀ àwùjọ níbà orí ọmọ àwùjọ níbà ọtọ́mọ ibẹ̀nẹ́ ti kọ́ yàwó yàwó ibẹ̀nẹ́ ti kọ́ bọ́ ṣe mọ́ ń saṣẹ́wó ibẹ̀nẹ́ ti kọ́ bọ́ ṣe ń gbóbi ibẹ̀nẹ́ ti kọ́ bọ́ ṣe ń ta tẹ́tẹ́ bọ́ ṣe ń ta lúdò bọ́ ṣe ń ṣe gbogbo ẹ̀ ibẹ̀nẹ́ ti kọ́ ní ẹrabẹ̀ ní ti kọ́ ní gbogbo ẹ̀ gbogbo aburú gbogbo irọ́ ìwà ọ̀daràn ìwà bọ́ ṣe ń jalè ibẹ̀ ló àkọ́kọ́ tí ànábì tí Luqman alayhisalam tí wọ́n kọ́kọ́ sọ fún ọmọ onílé ìwọ náà ronú ìwọ òbí ìjọ́ oníjọ́ tó pè àwọn ọmọ rẹ jọ nínú yàrá kẹ́yìn ìjọ́ oníjọ́ tó pè wọ́n jòkó nínú yàrá ìyàwó ẹ̀yin ìyàwó ẹ̀yin ọmọ ẹ jòkó sí láyé ìjọ́ òun ṣe bẹ́ẹ̀ kẹ́yìn bèèrè lọ́wọ́ ẹ̀mí àsìkò ti tó láti jẹ́ kó máa yá wọn mọ́ àtàwọn ìyàwó àtàwọn arálé àtàwọn àbúrò àtàwọn ojúlùmọ̀ àtẹ́bí gbogbo àwọn tó bá wà ní kápá rẹ̀ jí o mọ̀ yí wọn pé wallahi in tàwà fún ọlọ́wọ́ Lukmani wá sọ fọ́mọ rẹ̀ tẹ́ nípa ẹ̀tọ́ Ọlọ́run ẹ̀tọ́ Ọlọ́run lélé yíò òun làkọ́kọ́ wọ́n wá mú wá lẹ́yìn ìgbà náà ẹ̀tọ́ àwọn òbí wọ́n sọ fún ọmọ wọn wípé wa wassayna ọlọ́run ọba ti ṣe wà sí ìyàkalẹ̀ fáwọn èèyàn ọlọ́run ọba ti ṣe àsọtẹ́lẹ̀ fún wa bí walidayhi pẹ̀lú àwọn òbí wa hamalatuhu ummuhu wahnan ala wahnin ọlọ́run jọ yíwa táwọn òbí wa wallahi wọ́n gbé wa wọ́n lóyún wa ìnira lórí ìnira ni kìí ṣe tó rọrùn kíyàn ní oyún fún odidi wa ilayya al-masir ipé mọ̀ dúpẹ́ fọ́lọ́wọ́ bá o ọlọ́run ni mọ̀ dúpẹ́ fẹ́mi ọlọ́wọ́ bá àtàwọn òbí rẹ dúpẹ́ lọ́wọ́ àwọn òbí rẹ ìyanu sọ fún ẹ pé ah mo mọ̀ lóore ipé àkọ́kọ́ bí mi sáyé náà mo mọ̀ pé kò dẹ̀rùn èyàn máa ń fẹnu dúpẹ́ fún àwọn òbí yàn èyàn máa ń fi ìwà dúpẹ́ fún wọn èyàn máa ń fi àwọn kẹwàá máa correct wọn pé ah, ìyá mi eléyìí wá dáa bàbá mi eléyìí ò dáa nítorí tán bá kú lórí ẹ̀tàn máa lọ́wọ́nù lọ́nkọ́ dákùnkùn tí wá dúpẹ́ fọ́lọ̀báhùn dúpẹ́ fọ́lọ̀bá subhanahu wa ta'ala kò tún wá dúpẹ́ fáwọn òbí lẹ́yìn tọ́lọ̀wà dákọ̀ ẹ̀tọ́ àwọn òbí ọlọ́wà mọ̀ wípé ó ṣeéṣe káwọn ẹnìkan fẹ́ mọ́ kọjáàlà nípa bẹ́ẹ̀ gẹ́gẹ́ báwọn yẹn sì ṣe ń kọjáàlà lénìí wọ́n máa sọ̀rọ̀ kan nínú àwọn ọ̀rọ̀ sọkúsọ tó lágbàájú ilẹ̀ Yorùbá ni wọ́n ní àwọn òbí òrìṣà bí ìyá ò sí ìsọkúsọ ọ̀rọ̀ gbáà ni ìtọ̀rọ̀lọ́ bá ti kọ̀kún ẹni bí mọ́ jọ́sìn fóríṣà èwo ló tún sọ pókìsà bí ìyá ò sí ẹlòmí ò tún sọ nínú ọ̀rọ̀ yóò ní pé lẹ́yìn ọlọ́wọ́ ìyá mi lókù tẹ́mi ó máa sì kódà ó ṣe ṣe ká tó kọ lórí fún akíwọ̀n náà máa jẹ́ lẹ́nu wúyẹ́wúyẹ́ gbogbo lè nǹkan ìmọ̀ ni ọlọ́wọ́ ni a sí àwọn òbí ọlọ́wọ́ ni a sí ọlọ́ọ̀bá níbi ká mọ̀ tẹ̀lé àwọn òbí gẹ́gẹ́dé ó padà débi pé àwọn míì tó ṣe ni òbí lágbùdọ̀ gbọ́ òbí ni kódà tó bí bá ní a tí ọ̀dá

bàbá ìyá èyí tẹni ṣe lóòtọ́ bọ́lọ̀ kílẹ̀ ń pè lóòtọ́ ẹ̀yin ló bí wa àmọ́ ọlọ́wọ̀ bá ní a mọ́ ṣe ọlọ́wà ni wà ya fi ma ma'rufa ọlọ́ ni àmá máa ṣe dáadáa sí wọn níbi ọ̀rọ̀ ayé o ká níbi àpẹẹrẹ nìkan níyà kèfèrí níyà rẹ̀ bí ẹ̀mẹ̀ kí ń ṣe mùsùlùmí tẹ́ ní bóyá lẹ́sìn mí islamu kábá wọn pọnmi kábá wọn gbálẹ̀ kábá wọn fọgbọ́ kábá wọn ṣe gbogbo tí ẹ̀bá máa ń ṣe kò síbò bá ṣe dàgbà tó ó lè dàgbà dé pípé ìlé báyà mi fọgbọ́ mọ́ èmi ò lè ti wá ní a ṣe ń tọ́lọ́wọ́ òfẹ́ ọ̀rọ̀ ni mo wà ṣe ìyá rẹ wá ìyá rẹ kìí ṣe mùsùlùmí wọn wá láwọn lọ sóòrú ikú ya ìsọ́ sóòrú àyà sallallahu alayhi wa alihi wa sallam wallahi ele ni wọ̀túnwọ́sí níbi ma bá wò bí èyàn ṣe èyàn gbọ́dọ̀ pọ́n wọlé èyàn gbọ́dọ̀ respect wọn léèjẹ́ kí n ṣe kékeré àmọ́ kò gbọ́dọ̀ bá débi pé a wà ní pé tọ́lọ́wọ́ a wà fi tò bí a fi kọlu tọ́lọ́run ṣé wọ́n gbọ́ ìtàn Ànábì Ibrahim alayhi salam nínú Kùránì ni ó ṣe ṣe kó ti gbọ́rí nínú àwọn tàtàwọn àfá àbáyé jẹ́ mọ́ ń sọ báwọn èèyàn ó ní pé Ànábì Ibrahim kan kódà kó lè bá mọ́ ipé oní pé ànẹ́bí Ibrahim gan ó kiri òsà bàbá rẹ̀ ní ó ta òsà ànẹ́bí Ibrahim gbà tó pọ́ bí òun ní ọlọ́lọ́tọ́ ọlọ́run yá mọ́ sí òsà àmóbì mi ti wá ní kiri òsà ní tí ṣe ń kiri òsà náà ni ànẹ́bí Ibrahim wá ń gbósà káàkiri wá ń kiri òsà káàkiri àdúgbò tó bá nínú tírà ọlọ́run ṣe bá ti sọ̀tàn Ibrahim fún ànẹ́bì olódodo ẹ̀yẹ ní ànẹ́bì ọlọ́run ni ìdíkọ́ọ̀lá ní àbíhì wọn tọ́lọ ń sọ ọlọ́run ní ànẹ́bì Ibrahim sọ fún bàbá rẹ̀ lọ́wọ́ ya abati ẹ̀yin bàbá mi lima ta'budu ma la yasma'u wa la yubsir wa la yughni anka shay'a bàbá mi kí ni dìtẹ́ fi ń jọ́sìn fún òsà in tí ò ya abati

kí lè bá náwó òdodo sí pé bàbá mi ẹwù dúdú kájọ wá tẹ̀lé ọlọ́run ọba lẹ́ẹ̀kan náà ya abati la ta'budi shaytan bàbá mi mọ́jọ́ sí fún shaytan fa inna shaytana kana lirrahmani asiya shaytan tẹ́ ń wòhun ẹlẹ́sẹ̀ ló jẹ́ sọ́lọ́wọ́ bá sálẹ́bí bọ̀ ẹ̀mù tí ń kiri òsà tẹ́yìn sọ pé ń kiri òsà tí ò ní sọ fún bàbá rẹ̀ ń mi mọ́jọ́ sí fún shaytan èyí tí wọ́n wá sọ pé ànẹ́bí bọ̀ ẹ̀mù kiri òsà kùránì wọ́n ló ti rí àdísì wọ́n ló ti rí wallahi wọ́n sì ní mú kankan wá àwọn afọ́wọ́ kan jòkó wọ́n kàdédé hún náà ni ah anẹ́bì wọ́n mìkan kílé ọ̀sá kódà anẹ́bì muhammadu gan nínú gagilẹ̀ kan àwọn ọ̀tà tí ó sí mbẹ́ wọn àbẹ̀rẹ̀ sí ni mọ̀ kó wá nítorí kíni liyasuddu an sabilillah láti lè fi lé àwọn èèyàn kó níbi ojú ọ̀nà ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala láti lè fi dí àwọn èèyàn mẹ́lẹ̀ kí mọ́ tẹ̀lé tó bí bá ti lọ́wọ́ ọ̀fẹ́ gbogbo ẹ̀sùn tó bí bá ti lọ́wọ́ ọ̀fẹ́ kò fẹ́ lẹ́nu òbí kọ́ ní ọba wọn náà wallahi tó bá kú lé ní ìwọ nìkan ló dá ìyà rẹ jẹ nínú sàárè ilé ẹgbùdọ̀ mẹ́lẹ̀ wallahi gẹ́gẹ́ bí òfin ni asìgbọ̀dọ̀ mú lò bẹ́ẹ̀ lẹ́yìn gbà tí Lukman wá sàlẹ̀ ìfọ́mọ wọn tán nípa ìwọ̀ ọlọ́wọ́ bá nípa ìwọ̀ àwọn òbí nípa ipé bó tún ṣe ìwádí sàṣejù nípa bẹ́ẹ̀ lẹ́yìn gbà yẹn Ànábì Lukman wá tẹ̀síwájú láti majó yẹ àwọn èèyàn láti majó yọ mẹ́rẹ̀ wípé ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọba tó ní ìmọ̀ ní ìmọ̀ rẹ̀ sí rọ̀ kíríkà ogun nǹkan lọ́lọ́bìn sọ nípa wọn wípé ya bunayya innaha in takum mithqala habbatin min khardalin fatakun fi sakhra aw fi samawati aw fil ardi ya'ti biha Allah ìwọ mọ̀ mi wá lọ mọ̀kíní kan o mọ̀ pé kò sí nǹkan kan tó tí kìníkà tó bá ń wallahi ọlọ́ọ̀bá ní ma ń parẹ́ ẹwọ orú bóò láti rí ọmọ lórí irú àwọn kan báyìí táwùjọ ní dá bóò láti rí àwọn ọmọ wa lórí báyìí táwùjọ ní lálàáfíà ẹ̀yin bàbá ẹ̀yin bàbá wa ẹ̀tẹ̀yin ìyá wa ẹ̀yin náà ronú sí bẹ́ẹ̀ sí rí wádá àgbàdé fita délé ní ẹ ronú sí tí ìbá ń ṣe súnnà tọ́lọ̀ fi sàánú ẹlòmí tó padà gbẹ́sẹ̀ ọlọ́wọ̀ bá yé pé ah internet àsọ́lọ́wọ̀ ọ̀fẹ́ lọ́lọ́ fi sàánú ẹlòmí ló fi mórí padà ẹwọ́ bẹ́ẹ̀ sí kèkí ń ṣe ríre tó bá ti ti ànábì Lukmanu mú lélé ìdáríwáyé à ẹ̀rì honestly bẹ́ẹ̀sì mọ̀ fáwọn yorì àwọn ọmọ gidi ní pé ẹwọ ọ̀gọ̀rọ̀ nínú àwọn ọ̀dọ́ láwùjọ ẹwọ wọn bọ́ọ̀nà ṣe ń ṣe gbèsè ayé wọn gẹ́gẹ́ bá ṣe sọ ìwọ bàbá ìwọ ìyá ìjọ òlẹ̀ ń kọ́ àwọn ọmọlẹgbẹ́ ọmọ ìjòkó tẹ́ ń kọ́ wọn lélẹ̀ rí ojoojúmọ́ ayé ayé ayé ayé ayé náà ni àwọn ọmọ ń padà wá máyé wọn padà wá gbàgbé yín

ọkùnrin ọ̀jọ̀gbọ́n yìí tọ́lọ̀wọ́n bá ń sọ́ta wọn nínú Kùránì bá ṣe jẹ́ yọmọ wípé mọ̀ yí pé kò sí nǹkan kan tó pamọ́ fún Ọlọ́run Ọba subhanahu hey bàbá mi mà ti ṣe wá sí fún mi pé kò sí ni o kò wá ní sẹ́lọ́run mọ́ àmọ́ táwọn òbí mi fi ń yí ọmọ gani wípé èèyàn máa ń smart ni o ìjọ tó ti bá tọmọ rẹ jẹ́ oníjọ́ ó sì mú kí ní okó kìtán ó sì sọ́kẹ́ títì àwọn ìjọ tó ti bẹ̀ sínú ọba tọmọ rẹ jẹ́ nù ọmọ náà ti gbọ́ ipẹ̀ ẹ̀ so èyẹ kí níláàkà ìlàwùjọ torí òkú ní ìkórí yẹn pé níjọ́ tó ti lọ títì tó rí nǹkan lọ́nà tó lè ba mọ́tò jẹ́ tó lè gún nǹkan tó gbé kú níṣẹ́jú ọmọ ọmọ náà ti kẹ́kọ̀ọ́ pé ẹ̀ so tí ìbá rí tó lè ba tàwọn èèyàn jẹ́ àti ẹgbẹ́ kó ó tẹ̀ wa ń kẹ́kọ̀ọ́ lára wa níbi ìṣesí wa ju gbọ́sẹ̀ ju ibi ọ̀rọ̀ wa lọ níjọ́ tó ti jẹ́ yí ọmọ wípé lọ ọmọ ẹ̀nà ti mọ̀ pé ẹ̀ẹ́ so èyẹ ma ń parọ́ láyé ni so èyẹ ma ń parọ́ jẹun ni èyẹ ma ń parọ́ lọ́wọ́ ni gbogbo tàbà ṣe tó bá ti lè parọ́ ò lè ní láyé bẹ́ẹ̀ ṣe kọ́wà dàgbà nù bẹ́ẹ̀ ni tẹba wá ń rí èrè rẹ̀ lẹ́nì kò yẹ́kẹ́ ma pariwo exam ẹ̀ṣù exam kan tàn sí lùwà mọ́sí òsì cheating bẹ̀ ọ̀gá ọmọ fódìdí ọdún mẹ́fà gbáko ọ̀gá tó kọ fọ́dún mẹ́fà òun yóò mọ̀ pín ẹsùn fún nínú wàẹ́kì ọdún mẹ́fà ló fi kọ́fẹ́ wọ́láì yóò sì mọ̀ tí ẹ̀sọ́ fún bẹ́ẹ̀ni exam number 1a number 2b àwọn òbí náà sì mọ̀ kódà sẹ́ntà tí wọ́n bá ti gbé ẹ̀sọ́ fáwọn ọmọ òbí ọgbà wọn jàkó mẹ́ni kí la san kí la ogún subhanallah bihamdi subhanallah al-azim at the end of the day ah mo parí school school ọlọ parí tó parí school ṣegbọ́n náà ni expo náà kọ gbogbo ẹni túnrọ̀ àti ọdún university àwọn ọdún márùn-ún gbogbo látọ̀kẹ̀dẹ́lẹ̀ expo ni kò sí ètò lè fọ́n sọ́yà pé exam yìí mo sé ni ṣéhùn kan tó wà máa rùgbé ọlọ́wọ́ bọ́ fà lùbáríkà sí lérè business stance náà bọ́ sí ìrìwádà gbanú àwọn yàwà ti bàbá tàbá tó sí sọ́bù wọ́n máa pàwọ́ fáwọn customer náà ni tán bá dé wà láì tẹ́lẹ̀rà mọ́ra kíní ọmọ sì mẹ́fẹ́ àtúnlẹ̀rà ní yàmẹ́ra ó náà ti kẹ́kọ̀ọ́ kan bẹ̀rún ikẹ̀ àti láyé àsíyàn mọ́ pa irọ́ ìdá nìṣẹ́ àsá mọ́ fojú ara wa hẹ ìmọ́lé lẹ́fì ìjọba ìjọba ni rárá àwọn aburú tí wọ́n ti kọmọ láti kékeré nǹkan tí ò níbọ̀ lọ́láwùjọ ni àwọn aburú tó ti kọ ilé nǹkan ilé tó wà lójú rẹ̀ tó ti kọ ní ìsìn báyìí kò wà nílò ni tó pọ́kọ̀dà wà lò ẹwà níjọba ni ìjọba kọ́ ẹ̀yin ni ẹ jẹ́ ká ronú sí tọ̀tọ́lọ̀ bá sọpá ní kùránì yìí kárẹ̀ ìwé kùránì ìwé tí yẹn máa ń kà ní tí ẹ ti máa ń mú àwọn ẹ̀kọ́ ń bẹ̀ kùránì kìkí ń ṣe ìwé sí àbá sọ kùránì kalẹ̀ wọ́n ti sọ kùránì kalẹ̀ fánàbí ti pẹ́ mọ́tún tó sọ máa kùránì tí rà tí yẹ mọ́ ń ká ní èyí mọ́ ká èyí wà mọ́ mọ́wẹ̀ kọ́ mẹ́ lẹ́yìn eléyìn kọ́ Lukman wá sọ fọ́mọ̀ rẹ̀ pé ya bunayya akimi sọ́lá ìwọ ma mi dákùnmà kírun wa'mur bil ma'ruf tó bá ti rí tó dá mọ́ sọ fáwọn èèyàn pé ẹ̀yin èèyàn tó dá ní mọ́ sí wà sí fáwọn èèyàn ké mọ́ kọ ìbàjẹ́ fáwọn èèyàn ah ìbàjẹ́ lélẹ́ mi ò nígbà ah cheating lè mi ò nígbà ah, ah, àwọn bí ẹfẹ́ yẹ̀yẹ̀ jẹ́ ní nígbà àbòsí ò lè ṣẹlẹ̀ níbi tí mo bá wà yálà àbòsí tẹ́fẹ́ ṣe fọ́lọ́wọ́ bá ní níbi ẹ̀sìn ọlọ́wọ́ bá ní ẹfẹ́ mọ kó ìkòkúkò wọnú ẹ̀sìn àwọ̀ nígbà Adam ẹfẹ́ ni yìí jẹ́ ni àwọ̀ alama asabak nígbà tí Lukman ti wá mọ̀ pé kò sẹ́nì kan tí ó mọ̀ sọ ogun kan báyìí tí ó wá sọ fọ́mọ rẹ̀ pé wá sí bèèrè ó wà sí sùúrù ní ewu kò sókọ tí wọ́n ní pẹ́ ọ̀tán o kò sí tí wọ́n ní sọ pàrẹ tán o wá sí bèèrè alama asabak sí sùúrù lóògùn gbogbo tó bá ti débá o lẹ́yìn ìgbà yẹn ó wá ń kọ́ ọmọ nípa bí ẹ̀sìn mọ́ sí láwùjọ ipe wọ́n máa mi mọ́mọ̀ rìn pẹ̀lú mọ́tọ́mọ́tọ́ lórílẹ̀ mọ́mọ̀ sì gbéraga gbogbo àwọn wàyí ń kọ́ o wàláhì ìwà tí ó dání kódà tó bá sọ̀rọ̀ rẹ̀ ohùn rẹ̀ wálẹ̀ ó ní bí ẹ̀sìn mọ́ ń sọ̀rọ̀ èyí ń sọ̀rọ̀ ní sọ̀rọ̀ kìí ṣe tí ẹ̀bí ń ṣe fáàrí wọ́n láàmọ̀ tàí ṣe tí ẹ̀bí ń ṣe fáàrí ọ̀dọ́ nínú àwọn tánẹ́bí ni ó wà nínú lábẹ̀bòjì ọlọ́ọ̀bá yamal kiyama níjọ́ tí ò ní sí bòjì ìrìnàbòjì ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala nínú rẹ̀ ní ọ̀dọ́ tó ṣe kó dàgbà sínú ìjọsìn ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọ̀dọ́ ní ká ọ̀dọ́ làwọn ẹni yìí mashallah inú ìjọsìn láti kí ẹ̀ ọgbọ̀n lúsìn wallahi kí ẹ sì قبل فوات الاوان كنت kuto jipia ان hulo ambia Allah subhanahu wa ta'ala kusidada نسأل الله سبحانه وتعالى أن يوفقنا لكل خير في الدنيا والآخرة نسأل الله سبحانه وتعالى أن يهدينا وأن يردنا إلى دينه ردا كردا كريما فنسأل الله سبحانه وتعالى أن يثبت قلوبنا على دينه اللهم يا مقلب القلوب ثبت قلبنا على دينك اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك اللهم يا مصرف القلوب صرف قلوبنا إلى طاعتك ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد المجيد سبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك